aṣíwájú wa annabuwa muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ará alẹ́ annabi tàwọn sọ̀hábẹ̀ annabuwa muhammad àti ogbanjin ma ń tẹ̀lé súnà annabi náà tí ó bí dúdú alkiyama olùwakọmọsá kàwánà kúnnà amin eléyìí ni orí ọ̀rọ̀ tuntun nínú àwọn orí ọ̀rọ̀ kitabu tawhid eléyìí tí a ń ká باب الدعاء إلى شهادة أن لا إله إلا الله على إنقى pípé àwọn èèyàn sí ojú ọ̀nà la ilaha illallah ẹ̀rí pé ń gbàta bẹ̀rẹ̀ tíra yìí alfa muhammad ibn abdulwahab rahimahullah wọ́n sàlàyé fún wa kí ní pàtàkì la ilaha wọ́n sàlàyé fún wa ìrùbí láìláha illallahu ti ma pa ẹ̀sẹ̀ rẹ̀ láìláha illallahu ti ma mú ní wọ alìjanna àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ẹ̀rì pé gbogbo ilé yìí wọ́n ń sọ tí ọjá ń fà ní tara ẹni tí ń se láìláha illallahu ẹ̀rẹ́ ìtafẹ́ ka lónìí ni pé bí láìláha illallahu bá dúó lára àyàtán ọyẹ kẹyìn ó pè ẹlòmínà wá sí bí la ilaha illallah mùsùlùmí è jẹ́ pé gbẹ́mẹ bá ti là gbogbo èèyàn bá ṣòfò annabi ọkọ̀ abẹ́ sallallahu alaihi wasallam òun ló fi jẹ́ pé ní nínú tó ṣe pàtàkì nínú lànà nẹ́bọ̀ Muhammad sallallahu kásìrí táwọn èèyàn ṣe tí ọ̀dá akákọ̀ fún wọn pé ọlọ́run ọ̀fẹ́ báyìí annáhayú anìmọ̀ká torí náà báàbò dùnà ilá ṣahádàtí allá ìlàhà illallah wa qawlillahi ta'ala ẹ̀rí lórí eléyìí òun lọ́rọ̀ ọlọ́run ọba tó sọ́nú al-Qur'an al-Karim olùwà ní kul hadhihi ala basira ana wa man ittaba'ani وسبحان الله وما أنا من المشركين قل olùwapa annabuwa muhammad sallallahu alaihi wasallam ọpa annabi lásẹ àṣẹ yí ń jẹ́ títà annabi àti gbogbo àwátá jọmọ lẹ́yìn annabi náà sallallahu alaihi wasallam gbogbo ọlọ́run bá ti pa annabi lásẹ ọpa ìmẹ́ àti wọ náà ní àṣẹ bẹ́ẹ̀ kí lásẹ tọ́lọ́run pa annabi ọ̀nìkọ̀ sọ pé hazi yí sẹ̀bìlì ẹ̀rọ ojú ọ̀nà tí ń tọ̀ yìí ojú ọ̀nà la ilaha illallah muhammadun rasulullah sallallahu alaihi wasallam hazi yí sẹ̀bìlì ojú ọ̀nà tẹ̀mí ni ó adùnrú illallah ara tí ń sin se lójú ọ̀nà tẹ̀mí yìí ni pé lẹ́yìn ìgbà tọ́lọ̀ èyí tún máa pe àwọn èèyàn lọ síbi kí wọ́n ṣetọ́ lọ́hun kí wọ́n sin lọ́hun lọ́kan ṣoṣo kí wọ́n sì gbọ́rọ̀ sí ọlọ́run ọba lẹ́nu ad'u ila Allah ala basiratin ala basira ìpèpè mi sójú ọ̀nà tọ́lọ́run ala basira ay ala yaqinin ń pèpè sí ń tọ́ dá mi lójú ni a máa sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé gbogbo tí a bá fi ń sin ọlọ́run a è fi bọ́yá bọ́yá musulmi è fi bọ́yá sin ọlọ́run bọ́yóhun lọ́nà bọ́yóhun kọ́nà ọlọ́run lọ́mẹ́ni tí ń sin gbogbo orú nǹkan báyìí ima bá kí dàjẹ́ mọ́ ìyànlá ní o òun lọ́lọ́n pa nẹ́bì láṣẹ pé kó pé alábàṣírọ̀ in tí tí ó mú mi là ní o mọ́gbà pọ́nà yọ́nú ọlọ́run ní o kò sí yọ́nú ọlọ́run gbò mí bẹ́ẹ̀lẹ̀ yẹn gbọ́dọ̀ sí lọ́run o èyí tó bá dá olójú nú ẹ̀sìn ò ní o sìn èyàn gbọ́dọ̀ wà lójú ọ̀nà mùsùlùmí kẹ́mi rẹ̀ ó tún máa sọ fún pé àmà bóyá bí yẹn bá tún wà lọ́nà domi náà bóyá ní ọlá mo sàlàyé fún wa mo nítumọ̀ eléyìí ni ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n máa pé ẹni tí ó pé kèfèrí ní kèfèrí kèfèrí lòun náà torí túnmà rẹ̀ ní pé wọ̀gán tọ́ wà lójú rẹ̀ lójú ọ̀nà rẹ̀ ìrújú mẹ́mẹ́ fún ọ̀nà ọmọ bọ́yẹ́lé ìlọ́nà bọ́yá tàwọn tọ̀hún ni ọ̀nà torí náà ọlọ́npàá nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam lásẹ̀ pé ala basira ìyẹn ni pé lórí ń tọ́ dá mi lójú wa subhanallah mímọ̀ ọlọ́run ọba wà máa aná minal mushrikin olúwa ní ká nẹ́bí ọsọ gbogbo eléyìí wà máa aná minal mushrikin oníkà nẹ́bí ó kéde pé òun ò sínú ẹni tí ń pa nǹkan míì pọ̀mọ́lọ́wọ́ ọba ìsìnú ẹni tí ń ṣẹbọ ọlọ́nkọ́mọ́sà àjíkọ́ rọrùn fèmì rẹ̀ náà ká lè máa wí bẹ̀ẹ̀bá túta mi àti kọ̀kọ̀ mi ẹ̀ ní bá pèǹpè nǹkan mi lẹ́yìn ọlọ́run ìtumọ̀ wà máa aná minal mushiriki ọlọ́nkọ́ ma sàṣẹ́ bẹ̀ fún wa gẹ́gẹ́ bí a sheikh muhammad ibn abdulwahab ta ní a dáadáa káwà náà kọ́pì wọn bàbá ti fẹ́ sọ́rọ̀ kawẹ́rì inú sunna annabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà wọ́n tó se bí náà an ibn abbasin ibn abbasin lọ gba hadithi wa radiyallahu anhuma anna rasulallahi sallallahu alaihi wasallam lamma ba'atha mu'adhan ila al-yaman mu'abu ibn jabalin ina wa sahabi annabawa muhammad sallallahu alaihi wasallam tó gbajúmọ̀ òní mu'abu jẹ́ annabi wa gbé mu'abu dìde ń kan ọ̀ràn ní ilẹ̀ yaman

àkọ́kọ́ nínú ta fẹ́ ká ṣe láǹfààní ń bí hadithi yìí àwọn alfa ma sọ pé inú tí kọ̀lẹ́rí tó ṣe pé ní kèése lànà tànẹ́bí sallallahu alaihi wasallam kọ́dà bí wọ́n bá kọ lédè lárúbáwá òun ni ká pé àwọn àhàdìsù kan bẹ akhbaru al-ahad ya àdíìsì tó bá ìpẹ́ nìkan lọ́gbà wá ìtumọ̀ ẹ̀ ní pé ń jọta annabi sọ̀rọ̀ yìí ẹnìkan náà ló lóun gbọ́ lẹ́nu annabi sallallahu alaihi wasallam ìjọta ẹni yìí náà tún sọ fún ẹlòmíì ẹnìkan yìí náà lọ́gbọ́ lẹ́nu ti ẹ̀ náà àwọn àhàdìsù mí bẹ́bẹ́ tó sì pé ní nílẹ́bù gbígba àhàdìsì wá kọ̀ọ̀kan èèyàn kọ̀ọ̀kan náà ni ó ní èmi gbọ́ àwọn kan wá ní ẹ̀rádìsì tó bá ti jẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan báyìí bá bá jẹ́ lòó bọ́bá ti bẹ̀rọ àkídà ẹ̀mọ́ lò hadithu khabarul wahid akhbaru al-ahad hadithi ma'abu yìí in fi yé wa pé lánàá tànàbì kan o ní ti torí pé ń jọta annabi ran ma'abu bin jabal radiyallahu anhu àwọn mélòó lọ́rán ma'abu nìkan lànàbì ran ìjá annabi wá rán ma'abu wá sọ pé orí tí ń wí fún ọ yìí má wọn sọ̀rọ̀ àkídà o ẹnu ọ̀rọ̀ kí wọ́n kírun kí wọ́n gbáwẹ̀ nìkan ni àmọ́ òrọ́rọ̀ àkídá ńgbẹ̀ bá pọ̀ àwà ara lọ annabi ò se báwọn sallallahu alaihi wasallam gẹ́gẹ́ báwa náà ti kà nísìn kí rán mọ̀háàbì jọna qala lahu annabi sọ fún mọ̀háàbì pé innaka min yahudi mbẹ̀mbẹ̀ àwọn nasọ́ra mbẹ̀mbẹ̀ àwọn yahuda àti nasọ́ra ìlọ́wà pọ̀jù nílẹ̀ yamani lásìkò yìí òun lànẹ́bì fi ní ìnákàtà ti kọ́wọ́n min ahlilkita eléyìí ò túnmà pé kọ̀ sáwọn min bẹ̀ lẹ́yìn ahlilkita àmá wọn ni wọ́n pọ̀jù ní yamani lọ́jọ́ yìí lànẹ́bì fi ní kó ṣahádátà aláìláha ìlàlọ́ ẹ̀ríbà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀kọ́ ńláńlá nù fí mi àti wọ èyàn olè mọ́ iṣẹ́ ànẹ́bì iṣẹ́ jànẹ́bì lọ yọba tán rẹ̀ lókún kí ni iṣẹ́ ànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ad-da'watu ilallah ká ṣe wáàsí ká pe àwọn èèyàn sójú ọ̀nà sallallahu alaihi wasallam gbogbo ẹni tí ń bá wá ń jíṣẹ́ yìí iṣẹ́ ta ní jẹ́ iṣẹ́ ànábì ǹjẹ́ wá lè mọ ìyọ́ ọ̀sọ́jọ̀ sọ́lọ kọ̀dá lẹ́yìn bá ti ẹ̀ ló mọ ìyọ́ ọ̀sọ́jọ̀ sọ́lọ náà ẹ̀wí fún pé mọ̀ tí ọ̀dá lọ́mọ èèyàn mọ bí ọ bá bẹ̀rẹ̀ ìpèpè sójú ọ̀nà tọ́lọ́run ibi tó ti bẹ̀rẹ̀ yìí ara àdánwò tí ó dé bá wà lẹ̀ yóò bá ká wí bẹ́ẹ̀ tí wá fi yàtọ̀ sọ́pọ̀lọpọ̀ ẹ̀yà míì hadithu mu'adhi yìí bá bá ti fi sí ní àbá tí nírò àdánwò bẹ́ẹ̀ níbòlá ti bẹ̀rẹ̀ kíw annabi ló wí sallallahu alaihi wasallam annabi ní oríwọ mu'adhi bọ́ bá délẹ̀ yamani tó ń lọ yìí ọ̀rọ̀ bó wọ́n ti sálù alákẹ́kàn ọ̀rọ̀ bó wọ́n ti ń kírun kẹ̀kàn yìí ọ̀rọ̀ ẹ̀yìn tẹ́ lówó iṣẹ́ ti yọ zaka kẹ̀kàn yìí falyakun awwala ma tad'uhum ilay shahadata an ilaha illallah wàfí riwayatin ìlà an yù wáhìdùlọ ìtùmọ̀kaná méjèèjì anábìlá kọ̀kọ́ ń tọ́kọ̀ pè wọ́n sí ibi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run sí sọ fún wọn òní kí wọ́n mọ́ ọlọ́run lọ́kàn kí wọ́n sin ọlọ́run ọba lọ́kàn ẹ̀rí

kọ́dà mọ́ tí kọ́ wọn ní nǹkan míì fa inhum àtọ̀ bí wọ́n bá gbà bí wọ́n bá gba tàwíìdù yìí tó rí gbà àwọn ilé ìtì mọ̀pọ́lọ̀ nìkan la máa jọ́sìn fún àwọn ilé yóò tún ní lọ kípò nǹkan míì lẹ́yìn ọlọ́run má àwọn ilé ìgbà pé gbogbo ogi tó bá ewé tó bá já lórí igi kan ọlọ́run ní ọjá ni àwọn ilé ìgbà pé tẹ́yàn bá lé tó bá bá ọlọ́run ní ọba ni

khamsa salawatin fi kulli yawmin wa layla wá jẹ́ wọn mọ̀ lẹ́yìn tàwíhìdù pé ọlọ́run fẹ́ kẹma kírun o ó se ọlọ́run àyà lórí yín o kẹma kírun wákàtí márùn ẹ̀dàkẹ̀wò bá nẹ́bì títò kí lójú orí bẹ́ẹ̀ ní títorí báwa tí ń tóhun bẹ́yàn bá tó bẹ́ẹ̀ òfúrú gbádá ni bẹ́yàn bá bẹ̀rẹ̀ lórí pé ẹ̀sákọ̀ wọn kí wọ́n máa kírun wọn ò sì nímọ̀ ọlọ́run lọ́kan wọn ò nítà òhìdú ẹ̀hùn yóò ní kùnmà lọ́dọ̀ ọlọ́run ẹ̀hùn tẹ́yàn kí tí ó gbà pọ́lọ̀ nìkan láásìn kò nítùnmà ìtorí ẹ̀là nẹ́bì fi ní dúó jí wọ́n gbà tán ipé ọba nǹkan ẹni ọba ní tàwòhìdù làákọ́ ní torí bí máa ń gbáwẹ̀ tí ń kírun tí ń lọ hajji haba'an mansura nígbà tí yàn fẹ́ atẹ́gùn sí ìlú bọ́bá ìdí gbogbo ẹkù dànù ní ọlọ́mọkùsẹ́ wà dànù àmọ́lọ́n tí ó ti sàsọ́lẹ̀ fẹ́ mẹ́rẹ́ o látàrí iṣẹ́ sí annabuwa muhammad sallallahu alaihi wasallam fa annabi ni mọ́jọ jẹ́ pé ẹwà dá sí ilé tọ́lọ́run ẹwà dá sí kọ́dẹ̀ ẹlòmíì àti rẹ̀ ni ọ sọ fọ́ olówó rí pé kọ́dà bẹ́ẹ̀ bá lè wẹ́ sáfò ránṣẹ́ owó síwónú kọ́dà bẹ́yìn ò lè máa wá kí ẹ̀sáfò ránṣẹ́ ọlọ́run kèése mùsùlùmí àmá ọmọ ìlúwà iná ní kó lóun lọ́wọ́ bá wa kọ́ mọ́sálásí ọlọ́run lóhun ọgbà iná ma yá múrù masájídà lọ́hì man ámànà ẹni ọgbọ́lọ́ngbọ́ ni ẹjọ́ kọ́ mọ́sálásí ẹni tí ó tí ò ní wá kírùn kí ló dé tẹ́ǹfẹ́ bí lóòpùn rẹ́ńsẹ́ sí se afẹ́ se mòlúdí afẹ́ se kìíní kèèkan ọ̀rọ̀ owó ó ní tí sáájú ẹ̀kọ́ wọn tàwíìdù ẹ̀kọ́ wọn lọ́rọ̀ ọ̀run bàbá wa ti dúó tán ẹni ó ní tàwíìdù tó kírun ní yọ zaka ní ṣe sàárà bá nẹ́bì ti tónú sallallahu alaihi wasallam torí náà ànẹ́bì ní jọ tí wọ́n bá ti gbọ́ ẹ̀rí pé sọ́dákọlà nẹ́bí pé kí sí lè mín sí zaka ìtùmọ̀kaná ni àzàká olúwa ma pè ní sọ́dákọ̀ gẹ́gẹ́ bó ti wá ní suratu tauba kí lolúwáwí innama sọ́dákọ́tú lil fuqara'i wal masaki kí lolúwa ń sọ náà àyà yìí ọ̀rọ̀ zaka lọ́lọ́run sọ torí pé náà sàárà zaka inú ọ̀ràn sọ́dápọ̀ òun ni zaka enu yato zaka to n fi yàtọ̀ fáwọn sadaka míì òun ni pe sadaka dandan ni ọ gbọ́dọ̀ má gbogbo sàárà to pe ni bí n bá ní ìgbà bí n ni sì ní ọlọ́run kò ní bí mí àbí mọ́ tí ẹ̀ ní mọ́ sáwọn fún sara zaka àmọ́ nùran zàrá ní kíni inúran zàrá òun ni zaka òun ló jẹ́ ká nábi náà ní iftarodan aléyìn sọ́dàkọ̀ olúwa ṣe sàárà kan lọ́rùn ẹ̀yàn gbogbo sàárà tẹ́ bá ti gbọ́pọ́lọ́un sí lọ́rùn ẹ̀yàn kí ni túnmọ̀ yíun òun ni zaka iftarodan aléyìn tó kọdùmín àgbìnìyà àwọn tó lówó nù ọwọ́ wọn ló ti máa gbà fàtòrọ́dù alá fòkọ̀rọ̀ ìhù àwọn owó ló sì máa fún òun làwọn aláìní ẹ̀dàkùn ẹja kẹ́kọ̀ọ́ ń bí ilé iná ta ní yọ zaka olówó ta ní ń gba zaka ẹni tí ò ní olòsì aláìní ìjọba wá di pé olówó ní ń gba zaka ń kọ́ sí àsọ̀ṣẹ̀rí àdòdì gbogbo ẹni tí ẹ ma gbọ́ pé kódò ní tàbí méjì mẹ́ta nísìn tó ń gbégbé àbára ànábì ní sọ́ṣtàn ègún lọ ń jẹ kọ́dà wọn ma sọ pé ń bára kọ́dọ̀ sẹsẹ̀ kọ́ lé kan bí oní ìní bọ́ bá jẹ́ o ànábì ní tí ń jẹ́ sàárá tó kọ́gùn mín àbìnìyà agba lọ́wọ́ ẹni ó ní wàtúrọ́dù fi fòkọ̀rọ̀ ìhìn a sì máa fún àwọn tí ò ní ìyẹn ni pé kọ̀lá ìfigbí wọ́n bá wá fi sàárá lọ ìyàn ìwọ́lọ mẹ́rẹ àwọn ọmọ wọ́n ni a ah, ẹlọ fún lámọ́yí ní zaka àbí ẹlọ fún wọn bọ́ bá ríra rẹ̀ kí ah, alhamdulillah kọ́ ya ah, ọlọ́ọ̀sán ilẹ̀sẹ̀ dáadáa ẹmú lọ bò mí ní títorí pé ìtí taa fáwọn owó taa fáwọn aláìní àmọ́bọ̀ bá mara rẹ pé ní àà ah, èmi náà lẹ́tọ̀ sí bùkátà mi kí ń gbá kẹsẹ́ wọ̀ àmẹ́já understand àrin yìí tó kọ́dù min àgbìnìyà ihim wà tó rọ́dù fi kòkòrò ihim inú ẹ̀kọ́ ńláńlá wa mùsùlùmí ọ̀nà mélòó ló pín wa sí hadithi yìí ọ̀nà méjì ni kí ni ọ̀nà méjèèjì náà olówó ìjíyàn lè mọ́wàá jó lówó kọmọ́tún jáláì ní àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ láyé lónìí kò jó lówó torí pé yọ sàkárí kò sì jáláì ní òun náà jẹ́rẹ tí kẹ́nìkan wá fún un ní zàká níbolọ́wà tóra rẹ̀ síwájú ọlọ́run torí náà kápà ara wa síbí ìjọta nẹ́bọ̀ sallallahu alaihi wasallam gbé ọ̀rọ̀ zàká kalẹ̀ ó ní bí wọ́n ti ń rówó ń gbà náà ó ní ọ̀nà tí wọ́n ń gbà rí owó ọ̀nà owó tó pọ̀jù ń gbà ní òun lówó tí ó pẹ́ kéyàn tó rí bí kéyàn dákó ọmọ wá rẹ̀ tí ní ọ yọ ngbọ̀ bá wá yọ yọ kórè rẹ̀ yọ wà lọ tà àbọ́ ní ẹran tí ń sìn yóò bímọ wọn ìsan sálárì lójú ayá nẹ́bí sallallahu alaihi wasallam kò sẹ́ni tí ń gbowó oṣù láyá nẹ́bí sallallahu alaihi wasallam òun lẹ́lòmí wá sí àdíìsì ànẹ́bì gbọ́ ó sì ṣẹ̀rí àgbọ́ ọwá ní gbogbo ẹni tí máa ń gba sálárì ìsàkọ́ owó wọn kọ́nà bí ń gba mílíọ̀n pé kò sí ọdọọdún zaka ànẹ́bì gbé òfin zaka kalẹ̀ ń jọ náà níbàmú pẹ̀lú ọ̀nà táwọn èèyàn àmọ́ wá sọ ilé ìkalẹ̀ generally ká fi mọ̀ pé kí ló dé tí ọlọ́run fi ní káà ọ sọ pé ẹjọ́ ọdọọdún kan o torí ẹni tó rówó ti ẹ̀ tó pé kó tó dòsù kan ọ̀nà ìjẹun tó lówó lè dòsù méjì oṣù mẹ́ta owó ti tán àwẹ̀ ìṣòlówó ìtumẹ̀ ní pé ká fi láàrin ló fi fa pé kówó náà pọ̀ kó tó kan bá wá ń gba owó tí ẹnìkan ṣẹ̀ṣẹ̀ tọ́jú di ọdún kan ẹni tí ń gbà lóṣù kan bẹ lónìí o gbogbo owó ta ní sàkáwọ̀ yìí tọ́ di ọdún kan kó tó wọ̀ ó kéré sí tẹ́nìkan tẹ́wọ́ gbà ní oṣooṣù irú rẹ̀ iná ọmọ wá tán rẹ̀ pé à oṣooṣù náà lánà àbá ti gbà ọmọ kan ọ̀sán 1 million ní university èyí tí ń lọ kìníkan model college 500,000 ní school visit yẹ́ èyí tí ń lọ kìníkan 400,000 tí ó ti tán mọ́tàn rẹ̀ mọ́dọ̀rùn mọ́tọ́ o wọ́n náà fàdísì yí wọn ra rẹ̀ wò tó kọ́dù min àgbìnìyà ìhì wà tó rọ́dù fi fòkọ̀rọ̀ ìhì ànẹ́bì zaka ní tí olówó ọ̀sán tó lóṣì ọgbà èwo ni wọ́n nú méjèèjì àbò òjólówó òjólóṣì torí náà ẹ̀dá fún gbogbo ẹni tí ọ bá mọ̀ pé òun gba owó oṣù tó tówó mọ́tànra rẹ̀ pé ní àkókò tó tọdún ká àti náà ìwọ náà mújọ́ kan fátíwà àwọn àfá alágbàáyé nù tọ bá ti wó pé àà owó tí ń rí tó kí ń pèrà mi lólówó wà mú ọjọ́ kan nínú oṣù kan nínú ọdún ọmọ owó èlólo níjọ́ náà bọ́bá wàkántì rẹ lónìí bóyọ̀ ní lọ́jọ́ kìíní lápẹjúwe ọjọ́ kìíní oṣù keje lápẹjúwe ni o ọyọ zaka bọ́ọ̀bá ti rí pé n tó níjọ́ náà zaka wọ̀ ẹni ọba níye báyìí tá ń pè ní ní sọ́ọ̀bù ìtumọ̀ ẹ̀nù ẹni ọba níye owó tó tó báyìí olówó ni nínì sọ́ọ̀bù ń tá ń pè nínì sọ́ọ̀bù sì ní bẹ́yàn bá ti béèrè ló àmì ìtàwọn àfáà ní ká máa lò lónìí òun ni góòlì kásàlàyé yíò náà ní títorí pé ń jọta nẹ́bí ń gbé òsùnwọn góòlì àti sílvà kalẹ̀ kọ́dà sílvà lànẹ́bí ló ń yọun sílvà lànẹ́bí fi se ààlà kíléyàn yọ ní zaka wọ́n wá wo dédé kí lọ jẹ́ ní góòlì òun ni wọ́n fi ń yọ góòlì náà gbà wọn àmọ́ tí wọ́n yọ ní góòlì àti sílvà ń jọ náà wọ́n se déédéé bẹ́yàn bá ní ìṣirúná dinar owó góòlù nù tó sì ní mi àtẹ́yí dirhami ìyẹn ni pé ogún owó góòlù ọgọ́rùn méjì owó silva wọ́n se kíni wọ́n se déédé tí sàkáwọ̀ lójú ayé ànẹ́bì sallallahu silva wá bẹ̀rẹ̀ sí ní lúsì value ìyẹn ni silva wá ń fọ́ bí náírà ìwà ń fọ́ ìwà ń wálẹ̀ ìwà ń wálẹ̀ ọ di pé lónìí ọ̀rọ̀ 20 to 200 ní láyé ànẹ́bí sọ̀rọ̀sọ́lẹ̀m ọfẹ́ jẹ́ bí 1 to 1000 nísìn òun àwọn àfáàfi ní bàbá ní a lò sílvà láyé lónìí kọ́dẹ̀ ni ó ní 20,000 naira ápùn náà mú zakawa bẹ́ẹ̀ ọba ọ̀tàkó maksọ́dù zakawa kí ni pọ́pọ́sì zaka olànẹ́bì wí tó kọrù min àgbìnìyà ì wàtòrọ́dù fi kúkọrọ̀ ì torí ẹ̀ làwọn àfá alágbàáyé lónìí fi ní kí láàmà lò tá fi mùsùnwọ́n zaka nígbàrá tí ń gbáyé lónìí tí ó clear pé a alemolówó yàtọ̀ sí olòsì òun ni ká lo góòlù wọ́n wá wò pé ẹ̀ṣìrú rọrùn fún wa pé a ma bá àti wọn òsùnwọn góòlù ti wà náà lónìí òun ni gíráàmù gíráàmù wọ́n fi ń wọ góòlù láyé lónìí ẹlọ wo ìṣúrúnà dìnárì ayé ànábí dédé iye ìṣúrúnà dìnárì yíò ní gíráàmù lónìí ọwà jẹ́ 85 grams ẹ̀dàkùn ẹ̀kọ́ kalẹ̀ gíráàmù mélòó bẹ́yàn bá ti mẹ́lẹ̀ ikò nídìí àmà dàmú àfá kan lọ́dọọdún pé ẹ̀dàkùn kí ni sọ́bù zaka 85 grams of gold gíráàmù 85 òun ló ṣe owó tó bá 85 grams òun ni ìtèyàn ní ti zakawọ́ ẹnu tó kàn wá se kọ́nà bó ṣe gosmith àdúgbò yín náà ni ó béèrè lọ́wọ́ rẹ̀ ẹ̀dàkùn ìlú ni gíráàmù goldi kan lónìí tí ò lè jẹ́ káàfà kan mọ̀ kọ́ mọ́ sí kan jọ ojúmọ́ ni pé ọjà ni góòlì mí ti ń lo òkè ní lọ́ọ̀lẹ̀ àfikẹ́yìn ó kọ́dẹ̀ lómí wọ́n sì ń gbé sórí íntánẹ́ẹ̀tì ìgbé iye báyìí wọ́n ń ta góòlù lónìí o lágbàáyé bọ́bá se yíò náà lèyàn fẹ́ lò ọ̀dá àmọ́ bẹ́yàn bá ti mọ̀ yíò pé ó di bí góòlù bá tó pé mélòó 85 grams ọwà béèrè iye náírà mélòó lọ́rà iye náírà tó bá ti ra gráàmù kan by 85 bẹ́yàn bá ti nírú owó báhùn òun ni ṣẹ̀rí ẹ̀rí ní ayé anẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam òun là nẹ́bí fi ní bíyàn bá wá ní owó báyìí tí ó sì náà tó fi dọdún kan àà olówó ni àbí tí tó ń pọ̀ sí olówó ni àmọ́ bọ́ bá ti dínkù olówó nù gbogbo eléyìí láti ṣàánú wa pé kèéso lòsì lọ́lọ́ ní ó mú zàtàwá àmọ́ bí tí a lo ayé dé lónìí àwọn kan ti wá lówó yìí kọ́dọ̀ oṣooṣù owó ọdún kan àwọn ń gbà òǹlàbí ní kéyàn ọmọ tanra rẹ̀ in tí ó jẹ́ ànẹ́bí ọsọ́rọ̀ sálárì ń gbà òun ni pé kò sẹ́ni tí ń gba owó oṣù kò sẹ́ni tí ń gbowó ọ̀sẹ̀ àwọn ẹlòmí ń gbowó ọ̀sẹ̀ lónìí tó gbowó ọdún kan lọ ma yọ zàkálẹ̀ kan lọ́dún èyí tí ọ̀rọ̀ ọlọ́run torí bọ́bá ni bọ́bá ti gbà tó sù yìí bọ́bá lọ fẹ́ lò pọ́dọ̀dún kan ni ọwà kọkalẹ̀ pé sálárì oṣù wọn máàkì yìí iye báyìí lọ wọlé ọwà àkọkalẹ̀ bọ́bá di máàkì ọdún tí ń bọ̀ máàkì kọ́ jẹ ẹ̀lò inú oṣù wo la wà nísìnyìí jùmádá àtàníyà oṣù kẹfà torí pé àyè lo oṣù kàlẹ́ndà fi yọ zaka o oṣù ojú ọ̀run ẹlẹ́kẹfà la wà yìí ọwà náà ti ẹ̀kọ́ di mélòó lónìí tí sálárì fi wọlé bọ́bá wá dìde dé iye ọdún ó lè bọ́ february lè jẹ́ ń bọ́ ó lè bọ́ january ìgbà ń lọ yẹkọ yọ zaka sálárì ti máàkì àwọn àfáwálé olówulẹ̀ máa dàmú ara rẹ̀ sí ọlọ́wọ̀n ọ̀dàmú rẹ̀ ìwọ́sá ti mú ọjọ́ kan bójò ní iná ló mú yìí ọwà o gbogbo tó ní mọ́ sì tanra rẹ̀ mọ́jẹ́ ṣe ìtọ́ ní ọ̀tàn ọ́ bẹ́lòmí bí ni pé kí sàkọ́ ààrẹ lọ ń tan ọ̀tọ̀ lọ́wọ́ ńgbà ní orí mọ́tò tí ó rà gbogbo ilé iṣẹ́ tọ́nì ní ma gbé síyàn láàkáì torí mélòó ni gbogbo sàkọ́ ọ̀hún ìdá méjì àtààbọ̀ nínú mélòó nínú ọgọ́rùn ìdá méjì àti ààbọ̀ nínú mélòó nínú ọgọ́rùn ìwọ máa ná ìdá 97 àti ààbọ̀ ọwá mú méjì àtààbọ̀ kọ́rọ̀ ọlọ́run òpí oko wá fún kí lọ́lọ́run ó fowó rẹ̀ sí wónú mẹ̀lẹ́bí rẹ̀ náà tí ò rí náà tí ò rí lò tí ò rí jẹ fún kọ́dà yíò ní ládájú kó gbé lọ mọ́sálásí lọ kí látúkú pẹ́ kọ́lọ́run ó se fún wa ó ní ọyọ zakaun náà ò fún mẹ̀lẹ́bí rẹ̀ ṣètọ́ ni ó Eh, ẹjá bèèrè tí ọba yé wa àlesọ dítẹ́sì rẹ̀ nísìn àmẹ́nu bá tá mẹ́nu bá iná ẹjá mójútó èyàn mọ kíni zakawọ̀ èyàn ó sì mọ ìgbàwò láàmọ́ yọ náà ẹ̀kan lọ́dún náà ní zaka bọba ní agbára bọba pé kò ní ní ọlá ọmọ nóòtì wọ́n tó ń gba sálárì mọ̀ nóòtì tó gbà ní oṣooṣù bọba dóṣù wọ́n yọ tí ẹ̀ àmáwọn àfáà tí ẹ̀ ti ní bàbá gbogbo ẹ̀rí sẹ̀ríà kò le tó báhùn o lè mú déètì kan nínú ọdún ọ̀kan wá ní tan kódà àti sálárì tó gbà lánàá sí mi ní ọyọ gbogbo ìtọba yẹ̀kọ́ ọyọ mélòó náà lọ́yọ ìyẹn ni pé bọ́ọ̀bá bízàká rẹ̀ bọ́ọ̀bá ìpógbó tó ní 1 eh, eh, million 1 million ni 1 million eh eh million tẹ́mọ́ 1 million 1,000 lọ́nà 1,000 wà mú 1,000 lọ́nà mẹ́ẹ̀dọ́gbọ̀n àpí omú lọ́nà ọgọ́rùn o ọlọ́run rò pé omú lọ́nà ọgọ́rùn méjì kò pé omú mẹ́ta kò pé omú mẹ́rin ẹ̀dàkùn ọ̀rọ̀ zàkáyì gbogbo bó ti rọrùn tó yìí náà ọ̀rọ̀ ẹlòmí lọ́rùn dìsìn zàkáyì ṣe sàká mọ́fẹ́ òun la wíhun sàká kíní

bọ́ bá sọ fáwọn èèyàn pé ẹyọ zaka tí wọ́n gbọ́ sí ọ lẹ́nu e fa iyaka wa karaima amwalihim ẹ̀dàkùn ẹjá lísìn gbogbo ẹ̀kọ́ là nẹ́bì ti kọ wa àfẹni tó bá fẹ́ lu jìbìtì kò sí jìbìtì inú ìsìláàmù fa iyakum fa iyaka wa karaima amwalihim ànẹ́bì ní bíyàn bá ti wá gbà pé a sọ́lọ̀ ní ayọ zaka ma wà á ránjú mọ́ ìtọ́ ni òun ni ojú ọyọ tó bá wù eléyìí ní pàtàkì jùlọ orísìí ọ̀nà méjì làwọn alfáà ní zaka pín sí àwọn owó tàà máa yọ zaka rẹ̀ wọ́n láwọn owó kan bẹ al'amuwalu sọ̀mẹ́ta al'amuwalu asọ̀mẹ́ta àwọn owó tó dákẹ́ tí ó sọ̀rọ̀ àwọn owó kan sì ń bẹ al'amuwalu annatikọ̀ àwọn owó tí ń ṣe gíní tí ń sọ̀rọ̀ tí ò sí gbé pamọ́ kí làwọn owó tí ń sọ̀rọ̀ o ní nǹkan ọ̀sìn kò sí bó ti lágbó màálù <laughs> tẹ́nìkan ní mọ́ bọ́bá ti tó tí ó yẹ kí zàkọ́ wọ̀ àmọ́ ìmòló sí yàrá ló ti màálù ọgọ́rùn méjì àbí ẹran ọgọ́rùn méjì mọ́ àwọn yíò là ń pè ní al'amwalu annátikọ̀ àbọ́ àmẹ́ẹ̀dàkùn owó tíyàn fi sákàntì rẹ̀ sẹ́nìkan mọ́ alàmúwálú asọ́mẹ́ta òun lànẹ́bí wá ń kìlọ̀ fún mọ̀háàbù ẹ̀rí zaka nílùú tí a bá ti ń lo ìjọba musulmi tọ́láláṣẹ musulmi tọ́lámẹ́rù mọ̀mìnì ìjọba ní máa lọ bèèrè zaka al'amuwalu annatikọ̀ al'amuwalu àwọn owó tí ń sọ̀rọ̀ fún edódéyàn kó mú wá ìjọba ní rányàn lọ bá nẹ́bí tí ń senú sallallahu alaihi wasallam ànábì ọ̀ràn àyàn lọ ní oko yọ́ọ̀ràn àyàn lọ ọ̀dọ̀ àwọn àgbẹ̀ yọ́ọ̀ràn lọ ọ̀dọ̀ àwọn tí ń sin màálù tí ń sin kí ní wọ́n ká iye màálù báyìí ló ní iye zaka rẹ̀ ní èyí ńlá nẹ́bí wá ń kìlọ̀ fún Mu'adh pé bàbá wá ní lápèjúwe ó ní iye tí yàn máa nínú ràǹkúnmí tí ó fẹ́ràn àbí ràǹkúnmí rẹ̀ náà yọ́ be bá sì láwọn ewúrẹ́ àgbò nínú wọn náà ni ó ti mú tí ó ti yọ́ àfọ́ ọ̀gbọ́dọ̀ wá dékọ́ wá pé èyí tó lóyún ni ó mú wá sanra àwọn ni ó mú wá níta nẹ́bí wínú ìyáká wàkàrá ìmà àmúwàdì kọ́dà bí ìzàká márùn jú mówó olówó ó kìlọ̀ fún ẹ̀dàkùn bá bá wá wí ni ẹnìkan wà kankan kan àfi kó mú wá àfi kó fẹ́lé ìsẹ́tọ́lọ́run ẹ̀sẹ̀ wá sí fáwọn èèyàn ẹwé tọ́lọ́run ọba wí ẹwà fi àwọn àtọ́lọ́run ọba lẹ̀ bọ́bá lóhun ò ní tọ́lọ́run mọ̀ kó ní yọ pàdé ọlọ́run ọba rẹ̀ amwali má tójú bọ in tó lówó lórí jù ní owó wọn o kọ wá bọ́bá ní ẹran méjì tí wọ́n jẹ́ ọdún ní ṣẹ̀rí àfi sírò rẹ̀ gbẹ́gbẹ́ yán bá yọ zaka yíò ọgbọ̀dọ̀ jẹ́ ẹran ọdún méjì ní ọyọ̀ ṣe a mọ̀ pé ẹran ọdún méjì ó sanra jura wọn lọ ẹran ọdún méjì ó dùn rí jura wọn lọ òun ni ojú ó mú ìtọ́ bá wù ú ní tí máa ń wá lọ́dọ̀ ọlọ́run pẹ̀tọ̀ zaka ni àmọ́ká mo sallallahu alaihi wasallam annabi tún fi kún pé wattaqi da'watal mazlum lórí ọ̀rọ̀ zakai náà ni o torí bẹ́ẹ̀lá àbòsí ti lè wá kò síbi àbòsí ti lè wá ń bí pààyàn láṣẹ wọn ó kírun kò síbi àbòsí ti lè wá ń bí ọ̀rọ̀ tàwídù àmọ́bọ̀rọ̀ bá dọ̀rọ̀ owó àbòsí lè wọ́bẹ̀ annabi ni wattaqi da'watal mazlum torí pé kò sí gàgá kan láàrin rẹ̀ àtọ̀rọ̀ ọlọ́run ọba bí n bá ti ń wí bẹ̀rẹ̀ ọlọ́run ọmọ ẹgbà kélé yọ jẹ́ kọ fáwà náà kásìmí àbòsí ṣíṣe fáwọn èèyàn torí pé ní a bá bòsí ànábì ní da'watul mazlum èpè tó bá sẹ́ ìtumọ̀ dáwà dàá àléhì ó ṣe gíní ó ṣe pè fún un àdáwà yí àyí ìsàdúwà ìtumọ̀ rẹ̀ ní gíní èpè èpè tẹ́ni tó bò sí àbí ẹni yẹn bò sí ó tún mọ́ sàdúwà fún yẹn èpè tẹ́ni ta bá bò sí bá sẹ́ kò sí nǹkan kan tí ó kọ̀ di kò sí gàgá kan láàrin wọn àtọ́lọ́un ìtumọ̀ ẹ̀ ní pọ́lọ́wọ́ ọgbà kọlọ́nkọ́ kó sì jẹ́ ọ̀rọ̀ wa láti sìn هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين تبير بوا السلام عليكم نعم عليكم السلام شاجي أدي وعمة الله ṣọ̀rọ̀jọ́ ti lọ táwọn obìnrin náà bá ní na. náà ọ̀yẹ̀kẹ̀ wọ́ díẹ̀ sọ́nà àbò ẹ̀fì máìkì yẹn sẹ́nu ẹ̀sùn ọ̀bẹ̀ ẹ̀sùn ọ̀bẹ̀ náà

bíbí eh, wa ni pé ṣé báwọn ṣe gbọ́ yẹn ṣé àwọn ọmọ láìsí ni àbí àwọn tó tó. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين النبوة محمد صلى الله عليه وسلم أبو قاشي وقائم بلوره ọni inama ju'ila al'imamu lè yóò tán má bíhì anábi ní iṣẹ́ tí imamu ń ṣe lórí ìrun òun ní kẹ ma wò kọ́sẹ̀ bí máàmù bá ti ṣe bẹ́ẹ̀ ní kẹyìn náà ṣe ńgbàtọ́lọ̀ ti ní kí máàmù ti yọ mọ̀ pé bẹ́yàn bá kọjú sí kíbílá tààrà ọ̀yẹ̀kọ́ bẹ́ndì díẹ̀ sẹ́gbẹ̀ òsì eléyìí a sì ti sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà kò sí kíbílà náà nàìjíríà yìí tọ́ lọ tààrà gbogbo bí lẹ́yìn bá wà nàìjíríà yìí kò sí bí tí kíbílà wá ti lọ tààrà kíbílà nàìjíríà ṣe kíni ọ̀wọ̀ torí pé ibìkan náà ni gbogbo wa ń

kọjú sí ni àmọ́gbàdí mọ́mù náà bá jẹ́ tún ti wá gbà pé wọ́n níbi tí kíbùlà wà ní kátún ààrẹ nìkan kọ́ mọ́ lagidi lẹ́yìn ibi mọ́mù bẹ́ndì ọwá ní káwọn èèyàn mọ́ bẹ́ndì ee àbábì mọ́mù gbé ìsẹ́ tẹ́yìn bẹ́ndì àwọn náà ni àwọn lọ́tẹ̀ ẹbí tí máa mú sí làwọn se hun ẹ iná máa jọ ìlàlè máa mú lè yòtá màbí àti sọ̀yún sẹ àmẹ́yìn tó tún wá jẹ́ kàyé fi tẹ́yìn wí ní sí ni pé ìmáàmù sí nǹkan kan ó sọ fáwọn èèyàn pé ẹmẹ́sì torí common sense gan takò yíhun ìmọ̀ kí ìmáàmù ọgbà pé tóhun sí ọ̀dá lòun ò fi fẹ́ kí ẹ̀ṣẹ́ bó ìmáàmù bá mọ̀ pé tóhun sí dá ẹ̀wó lagbọ́rọ̀ kọ fáwọn èèyàn dẹ́dà àwọn yíò náà yẹ káwọn náà bí pé ah, ìmáàmù ń gbẹ̀ ní káwọ ọmọ èése tẹ́yìn se bẹ́ẹ̀ ní kúkúrú ni pé irú ìmáàmù yìí ẹba wọn sọ̀rọ̀ pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ even with common sense pé ìdẹ́yìn tẹ́yìn se yìí inú kọ́ sí pọ́ <laughs> ti sọ ń bí òní mo fẹ́ sọ̀rọ̀ lọ pé bí mo tó ìsẹ̀póhun náà ni ìmáàmù tó ní pàtí bá tí wọ́n kírùn masalasi iná làwọ́ ma kí àkọjú tààrà báyìí ni ọ̀bàrún jẹ́ o bọ́bá lẹ́sẹ̀ pọ́ lágídí yóò jí àyún lọ́dọ̀ọ̀lọ́ torí pé ẹ̀ṣẹ̀ ìyá gídí náà ń bẹ ìyá kíní agídí ìnẹ́gbà kọ́rà bẹ kẹ́ áyà bẹ kádìísì fún mi èyí wọn ọ̀tọ̀ àmọ́ tó mátà sáwà ń bí ni pé ìjẹ́ ìrùn wọn ìjọ bàjẹ́ bí àṣejù ní kápẹ́rù rùn bẹ́ẹ̀ bàjẹ́ ò torípa nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ànábì júwe kébílà fún wa níjọta ànábì ń sọ̀rọ̀ yìí ń bá wọn ará Madina wí kí lànàbì wí fún wọn jọ náà sallallahu alaihi al-mashriqi wal-maghrib ànábì ní tí ń jẹ́ kébílà tá ẹ mọ́ kọjú sí ẹ̀yà Madina ẹlòmí ń sàdísì yìí gbọ́ o kèése gbogbo àwọn ará Madina sallallahu alaihi wasallam. wí sallallahu alaihi wasallam ẹ̀yin ará Madina bẹ bá fẹ́ kọjú sí kíbílà o kíbílà yín bẹ láàrin the east and the west bó sì sí rídò nínú gbogbo ẹni ọba dẹ̀lù Madina yọ mọ̀ pé ibi tí wọ́n ń kọjú sí láàrin ibi tí òòrùn ti ń yọ àti ibi tí òòrùn ti ń wọ̀ ibẹ̀ ní kíbílà ọ̀nà ibẹ̀ ní Maka wà sára Madina ìtumẹ̀ ènìyàn ibi tí Maka wà là ń pè ní kíbílà ìtàwọn àfáà wá mú bẹ̀yẹn ni pé ẹ̀rí pé ń tí ń bẹ láàrin west àti east in tó gùn ni ìtúnmọ̀ rẹ̀ ni pé títí títí tí tẹ́yìn èyí e kú òyányán ẹ́ bọ́yá ó fi west ilẹ̀ àbí yóò fi east ilẹ̀ ìgbà onírun ẹ̀ tó bàjẹ́ bọ̀tọ́ bá wà láàrin between tàn nẹ́bí wíhun torí túnmọ̀ ẹ̀yìn ilé ìbò oníké between the east, the east and the west tó bá wà láàrin ìnìyàn ajẹ́ pé sí lálàáfíà torínà náà bàbá rí mọ́mù tó bá ní àwọ̀ ọ̀sá ní àwọ̀ ní bẹ́ndì kankan ẹkẹun lẹ́yìn ọba ẹ̀rọ jẹ́ bọ́bá níyà tó wọ́n jẹ́ ń pa gidi ẹ̀fùnwọ́n àti ọlọ́wọ́ balẹ̀ pàdé lẹ́yìn wasallam lórí kí ní yóò gùn náà òun ta pé wí eh, eh, irú ẹni báyìí tóhun náà bá ń gbọ́ òun lákọ̀ dá lóhun ká tó dẹ́yìn lóhun mẹ́jẹ́ nìkan máa gbá ẹ̀sìn rẹ̀ bí bọ́ọ̀lù tí wọ́n gbá lónìí ma bá yẹnjú yíò tán wọ́n tún gbá mí sí ọlọ́la ọmọ wá bára rẹ̀ nújẹ́ ní tí ò tó bá nújẹ́ sí eh, ìwọ náà wá ń tí Eh, ọ ma fi dìfẹ́ndì ara rẹ̀ eh, bẹ́yàn bá in tó sì dájú ní pé kíyàn ọgbẹ́sìn rẹ̀ yìí kẹsìn rẹ̀ ọdọ́ lójú kọ mọ́ ní dáútù pé ọ̀nà mọ́ wà iṣẹ́ kọ́dà tó mọ̀ lé sí ọlọ́run ma wá fi yí ọ tó mọ̀ fi dá wọn lóhun èyí ò ní kẹ́kọ́ wífẹ́ ni òun pé kóhun náà má ma wà ń bí tí wọ́n ti ma wá jùkó ẹgbẹ́ <laughs> eh, ẹ̀yìn muslim ẹ̀yìn kíní a máa ní dáhùn sí ìbéèrè yìí ìbéèrè tí ó lọ títí ni ẹni ẹni ohun ń gbogbo èdè ayé àti Yorùbá ní tàǹsọ yìí ni àti èbó ni àti lárúbáwá ni bẹ́ẹ̀lọ́mí tó bá tún gbédè mí èyí tèmi gbọ́nù kò sédè tí wọ́n yé tí lo àwa fi pán èèyàn wa táwà jẹ́ yìí tí bí fa àfá yìí ní sí tí ń fẹ́ pé lókọ ní ẹ̀yìn àbí sí mọ́lẹ̀ ẹ̀dí méjì ẹ̀dí mẹ́ta nù orí náà ọ̀rọ̀ tí ọ̀bá làkà ìmọ̀lẹ̀lẹ̀ ìkí ń sọ bó ti wà nínú gbogbo èdè nù tí ó ti yé nǹkan ìpán rẹ̀ nílé ẹ́ ká lo bí plural fún ẹnìkan kò tún mọ̀ pó ju ẹnìkan lọ gbogbo èdè ayé ló ní bẹ́ẹ̀ bọ́bá ipò wọn lédè méjì ò sí ń

ẹni ó tó rí ẹpẹ rẹ̀ láwà òun níta ní òun lọ́lọ́un a ń bèèlé arínú àwọn èèyàn náà ti ń pèrà wọn ní àwálà ń sọ̀rọ̀ ni wọ́n ń àbẹ́ ìgbọ́bẹ́ nígbàtíyàn bá ń gbé àwálà ń sọ̀rọ̀ lẹ́nìkan wà pọ́lọ́n se lo wí fún rẹ̀ kọ̀tàlàhùlọ́ kọlọ́run ojú ẹnu tó fi Last question, Abi. Saying number three. àmọ́lá Muhammad ọ̀nà ìjìn láti airport ọ̀dá torí gbọ́nà tí ìjìn àádáhùn sí náà yẹ́nìkan má kò pé òun náà wá ní airport o náà èèyàn wá wò pé tí ó àhún hmm, ó lè kọ́ ẹni sí ọgbọ́dọ̀ yọ sàká sàkíyèsí ó lè ńlá ń gílátẹ̀ kan àwálà mọ́bẹ̀ bọ́lọ̀wọ́ ti bìyàn pé àyílà bọ́ láyé òkí alásàrí bọ́ láyé òkí bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bìyàn pé sàká ọdún 2017 bọ́ láyé ọ̀yọ́ bó ti rí nù torí náà ní dáhùn sí bèèrè yà ọlọ́run ó ṣe islam rọrùn fún wa púpọ̀ ẹ̀rọ̀rọ̀ zakata ń wí náà àwọn kẹ́kẹ́ ń bẹ tí sàkọ́wọ̀ owó sì ni gbogbo tíyàn bá ní tó fẹ́ lò fún rẹ̀ ní dúkìá olúwòfẹ́ ọyọ zaka rẹ̀ lápẹjúwe ọ̀rà lẹ̀kalẹ̀ ọ̀fẹ́ fi kọ́lé tọ́ ma gbé kọ́dọ̀ ọ̀fẹ́ fi kọ́lé tó fi rẹ́ǹtì <laughs> ọlọ́run èjì gbé omú mẹ́ ó díjọ́ tó bá kọ́ tó wá fi rẹ́ǹtì owó tó bá jáde ń bẹ̀ ọ̀wà gbọ́rọ̀ mọ́ yọ zakari àmọ́kọ́dẹ̀ yìí tí wà àti fámílì rí ó gbé kò sí zakamẹ́ o gbogbo ilé ilẹ̀ anẹ́bí sàlàyé rẹ̀ fún dandan zaka kò jẹ́ dandan fún èèyàn kan o kó yọ zakẹ́ ẹ̀sìn rẹ̀ tí ń gùn àbíkọ́ yọ sàká ẹrú rẹ̀ tí ń fi ń siṣẹ́ ibẹ̀rún làwọn àfáà ti mú pé gbogbo tí ìyàn bá ń lò nírin iṣẹ́ tí ó jẹnẹrétì owó àbítọ́ ti ẹ̀lò fún rẹ̀ olóòpò mọ́sàká wá ń bẹ̀ àmẹ́rí ń tí ìyàn bá ti gbé nǹkan kalẹ̀ pé ọjà ní mọ̀ fẹ́ tà èyí di ta ń pè ní ọ̀rúdó àtìjà ó di ọwárí ìta lọ́dún kan o orí ìta lọ́dún mẹ́wàá o ọmọ yọ zaka rẹ̀ lọ́dọọdún ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tí ó ní simenti ní ṣọ́ọ̀pù ẹlòmí ọmọ yọ́kànlọ owó èlólòun ní lákàntì ọwá ní bọ́yá 300,000 lákàntì bẹ́ẹ̀ sìmẹ́ntì tí ń bẹ ní ṣọ́ọ̀pù rẹ̀ ó tó simenti 1 million ọwá ló ń 300,000 o ìta bá ní tí ó dówó ipò owó ni ṣẹ̀rí àkàsí torí náà fa ẹ̀rìnlẹ̀ mọ̀ pẹ̀lú àníyàn yìí ṣẹ̀ríjọ́ tẹ́ bá ti láníyàn pé a ilẹ̀ yìí ọmọ wà ńlẹ̀ ní padà fi kọ́lé àbí ń bùn àwọn ọmọ káwọn fi kọ́lé kò sí kíní kò sí sàkàmbẹ̀ ìtẹ́ fẹ́ ilẹ̀ tààrà ní 50,000 500,000 mọ́ta ń jò ní àní ẹ̀jẹ̀ náà bá ti wá mú pé é à ìmọ̀gbébà ní ọmọ ìwòlámà ọlọ́run sí ilẹ̀ ẹdún fún wọn sẹ́rí láti jọ ǹkẹ́yàn mọ́tànrà ti bí gíní ó ti owó tí ó ti tààrùn lókù tó ti yọ zaka bẹ́ẹ̀ lọ́mọ wá yọ lọ́dọọdún lóòtọ́ ọba àfàtí wí ní ta bá gbé kalẹ̀ ta fẹ́ ta ọdọọdún láàmà yọ zaka rẹ̀ àmẹ́rẹ́ ìta fẹ́ lò àbí ta fẹ́ ma fi jẹnẹrétì owó ta fi kọ́lé ta fi rẹ́ntì gbogbo yíò zakọ́ òsèkíní zakọ́ wallahu ta'ala ọ̀rọ̀ zaka ni bọ́yá wà fi lẹ́jọ̀ kan mú zaka ń jọ kan náà náà Mm. ẹ̀ṣẹ̀un ìbẹ̀rẹ̀ tó dáa púpọ̀ ni ẹyọ kẹrẹ lẹ́bẹ̀rẹ̀ nígbàtá àgbàfà láyé wọn wá rẹ̀ yìí náà hmm. ọwọ́ zaka náà kọ́dá Eh, ọlọ́run san ilẹ̀ sàdádá ẹ̀rí dáhùn béèrè tí béèrè tọ́ dá púpọ̀ ni eh, òun ni pé àwọn èèyàn máa ń si ọ̀rọ̀ zaka gbọ́ wọ́n máa rò pé bọ́yá mo ti kan fún yín nísìn ẹlòmí rò pé ẹnu owó tí ń bẹ lákàntì zaka èyí wọ́n ti mọ̀ pọ́ zaka ni gbogbo tí o ní tó dowó gbogbo tó ní fẹ́ àti tí ó ti wà ní owó inú àsìgbọ́ tí ń bẹ́m̀bẹ̀ làfá Muhammadu bèèrè iná òun ni pé èyàn ní oríṣiríṣi owó a mọ̀ pé ó ní sálárì tí ń wọlé tọ́mọ̀ pọ́nà ìjẹun ni ẹnìkan tó wá mọ̀ ní owó bọ́yá bàbá rẹ̀ kú àbí nǹkankan ó tún jogún owó sẹ́rin tí ń jẹ́ zaka gbogbo ń tọ́ bá lè sọ pé mi ni mo ní ni zaka wọ́ gbogbo ń tẹ́yàn bá lè pé ta ní owó yìí èmi ni ìyẹn ni pé ń tọ́kàn yọ́ọ̀lẹ̀ ní tí èsẹ tèèyàn bọ́yá wọn fi síyàn lọ́dọ̀ bọ́yá èyàn jẹ́ treasurer àbí financial secretary pé ẹ máa kó sákàntì tí yà mẹ́ìkẹ́ ní àbí gbogbo alájọ ní ẹ̀yìn ni ẹ máa tọ́jú ẹ̀ irú yíhun ìtí ẹ bá tí ẹ ń bẹ́ yọ́ mọ̀ pé kèèsè tòun àmẹ́rí gbogbo owó tí èyàn bá lè pé àà ló ní yí o tí wọ́n bá ní kí ni mo ní kí ni mo ní èmi mo ní lè àmọ́ irrespect regardless of ọ̀nà tó bá gbà wọlé bọ́yá wọ́n búnyàn ni bọ́yá sálárì ni bóyó he ni tó sì ti tọ́jú rẹ̀ dọdún kan jẹ́ ọ̀rẹ́ ni tí tó ní gbogbo ọ̀nà tí èyàn bá lè gbà ní nǹkan òun ni zakawọ́ so ti yé mọ́lá muhammadu òun ni mo fi wá láwọn àfá àti ẹ̀ tí wá fún wa mọ̀ràn tí ó jọ rọrùn wọ́n ní ká máa mú kíni ká mú déètì kan nínú ọdún kan ká wá wo kí ló wọlé lónìí kí ni mo ní láti ẹ̀sìn tí mo ti yọ sàkákányìn títí ò ní yìí àkáǹtì báńkì báyìí ẹ̀lọ́gbà wá ọjà mi tó wà ní ṣọ́ọ̀pù bí báyìí gbogbo tó kú mẹ́ lọ sírò rẹ̀ àti ń dómẹ́ àti mílíkì àti sìmẹ́ntì bí ẹ bá ma ti ń se gbogbo ẹ̀mí ó sírò yọ́wà sírò rẹ̀ pé lónìí yíò iye báyìí gbogbo tí mo ní ọwọ́ iye báyìí yọ 2.5% kọ̀bá wá di lọ́la àwọn tó ń bùn mi lówó ó dìgbà mí tó yọ sàká mi ti ń bọ̀ òun yi mo fi lélé ìwọ̀n èèyàn wà faramọ́ kọ̀bá wá jẹ́ pé sàká rẹ̀ lówó kan wọlé nígbò ti mú déètì kan ní ọjọ́ tó ti mú yẹn so ti yé kẹwàá sí pọ́wà ní <laughs> ilé ìtọ́ ẹsẹ̀ wọlé ní àdẹ́yìn ní zakati yá wọ̀ bọ́bá ipé yíò ọ̀nà tó rọrùn lọ fẹ́ mú àmọ́nà míì ní pé bọ́bá ti lè máa déjì gbogbo ẹ̀gbẹ́lẹ̀ ìwọlé ní ìjọba ọba di ọwà ní notebook tí ó gùn january bọ́yá bẹ̀rẹ̀ january bọ́yá parí bọ́yá àárín bọ́ọ̀bá ti lè ṣe wa ní ìmọ̀ràn yìí ọlọ́run àrẹ̀ ìbẹ̀rẹ̀ tí òun ni pé bíyàn bá wọ́n ń gbowó díẹ̀díẹ̀ tó ṣe pé bọ́bá tó pa owó yìí pọ̀ ní ó tó tó owó tí zakawọ èyí wọn ò sí mú ẹni tí zakawọ owó rẹ̀ lápòjú ẹni tí ń gba bóyá 50,000 ní lóṣù ẹgbẹ́ kan ó di 600,000 tí zakawọ ti wọ̀ lápòjú ẹ 50-50,000 rẹ̀ iná nísìn fi ń jẹun bọ́bá ti gbà bọ́yá pọ́yó lè rí 10,000 sí fún bẹ́ àbí 20 ara ọ̀run tọ́lọ̀ ń ṣe fún wa ní irú rẹ̀ sàrá lọ́mọ̀ ẹ̀sẹ̀ kò sínú ẹni tí zakawo ẹ̀rá wọn tí mo ń sọ ni pé ẹni tí ń gba tí ó tó ń tí zakawo lọ́dún kan tí ń gbà ní oṣù kan òun làwọn àfá ní mọ́tànra consultancy ẹlòmí ṣe consultancy jọ kan tí ó gba ogbo owó tí ẹlòmí ọ̀sẹ̀sẹ̀ mọ́ gbà díẹ̀díẹ̀ lọ́dún kan yìí ìrẹ̀ náà wà pé èyàn ọmọ kan san 500,000 léèwé èyàn ọ̀kan ní 1 million tó kí èyàn mọ́ tanra rẹ̀ o yọ 2.5 kó ń bẹ́ òsinmi kọlọ̀nkó fún ogun án sinmi rọ̀ هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله